ولا الوارد ولا بين هذه هذه الجنود المضافة بين هذه الجنود المضافة لقد جاءكم لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله

ìdíje láìra ilẹ̀ lọ́wọ́ ọ̀rọ̀ àwọn àlùfáà bí súnmọ́lọ̀ ń jù lọ àbúdọ́lọ́ tó kìíní láìra ilẹ̀ lọ anábìá Muhammad ẹ̀rọ ìdí bí lọ́lá jù náà ti ọlọ́run láìra ilẹ̀ lọ́wọ́ كلمة جمعتني والنبيين من قبلهم gbọ́lọ́wọ́ kan bẹ tọ́pa ẹ̀mí pẹ̀lú àwọn ànábì tó ti kọjá lọ tọ́pa wọn pọ̀ tọ́pẹ́ ẹnu ẹ̀yàtọ̀ ń bẹ àràbí ẹ̀yàtọ̀ ń bẹ zikiri ẹ̀yàtọ̀ ń bẹ àjọkọ̀ ẹ̀yàtọ̀ ń bẹ ànábì lọ́kọ̀ bẹ́ẹ̀ wọ́n á ní gbọ́lọ́wọ́ hẹ́rin láìláìláìláì tábà wá bẹ̀rẹ̀ sí ṣiṣẹ́ lórí ẹ̀ lọ́dọ̀ àwọn anísúfí báyà ti lágbára mọ́ nínú àwọn ẹ̀bùn tó lọ́n bọ̀ wá látara máa kọ́fù àwọn ẹni ọlọ́run láàrin ayélujára ìwà ọ̀hún odidi ọ̀rọ̀ ni bàbá ń bájẹ́ lọ ọba dẹ́sìkò kan àmọ́ ẹ̀rọ ìlà òkú ńlẹ̀ kàwa ní láìláìlá láìláìlá láìláìlá torí ìlàwọ̀ náà ọ̀sẹ̀ nǹkan kan bẹ̀ màá fi yìí ni arúgbó nàbí ti ṣiṣẹ́ lórí ẹ̀ kákó gbogbo èkó kọ́ wá kó àlọ́wù ọba tó pẹ́ sáà tá a tún ṣiṣẹ́ lọ àtọ̀wá mú láàkó àwọn akó ilẹ̀ ìlọ́hùn ilẹ̀ ìlọ́hùn ilẹ̀ ìlọ́hùn ọba tó yá ọba tó ń bá ṣe lọ àtọ̀wá ẹ̀rọ orílẹ̀ àìsìn. ìsìsìnàfíà àtúnyẹ ọkọ tó gbogbo ẹ̀ ó sọ oúnjẹ ọ̀sọ́lá ara ní lọ́wọ́ àpò ìsìnmọ̀ ìwáàtì ìsìnmọ̀ ìjẹ̀lílù ìsìnmọ̀ ìlàrímọ̀ àwọ̀mọ̀ sọ̀lọ̀tọ̀ ọ̀rọ̀ lásìmáì òun ni ọba gbogbo orúkọ òun ni king of names nínú orúkọ ọlọ́run yọ àṣẹ́kọ̀ọ́ nìkan wọ́n á fẹ́kọ̀ọ́ nìkan àràtọ́lá wọlé ní fi dá mú wa àfi bínú bàbá ti ń bínú ọlọ́run a máa bínú bó wa fi yọnu bàbá ti ń yọnu ọlọ́run a máa yọnu bó wa fi béèrè nǹkan bó wa fi kó nǹkan dúró gbogbo ẹ̀ náà ló ṣe máa rọ ọlọ́run káwá ṣe bẹ́ẹ̀ nígbà lóun mẹ́ta mẹ́ta ká má púpọ̀ ká kí ọlọ́run káfí wọlé báyà ọlọ́run ọlọ́run tó ń bá ara wa tẹ́lẹ̀ sáà alájìnà sọ́lọ́ ó ní ọ̀rẹ́ àwọn akọ̀rọ̀bù ilé ìlú abdul waridi ọlọ́run ló ń súnmọ́ ẹ̀jọ̀ kan wa lọ àmọ́ nítorí pa bẹ̀tú púpọ̀ alẹ́sẹ̀ púpọ̀ alẹ́ àwọn ìròyìn ìrọ̀ kan púpọ̀ kò ní jẹ́ ọ̀rọ̀ hádẹ́rẹ́ tààrà láàbí buhádàdì láàfin ṣeré dímọ́ láàfin ṣeré yáàdà káfí lè rọmọ ọlọ́run láàrin ìṣẹ́jú díẹ̀ tá a fi dúró àtàgbà àtẹ̀wé wa àtọ̀rọ̀ ònà wa àtẹ̀tàríkà ànà wa àtọ̀nímọ̀ ànà wa àtàlọ́mọ̀ tóbi wa náà bákan náà ni wọ́n wọ́n di ọlọ́run wọ́n aláǹdímọ́ ni tàkọ́ ọlọ́run lọ́mọ ẹni ọmọ ẹ̀ ń wá àwọn abéèyàn gidi ni ẹ̀mọ́ bá ti jẹ́ lọ́dọ̀ ọlọ́run ó yẹ ká pẹ́ ń jẹ́ ọlọ́dọ̀ àjù lọ́dọ̀ ọlọ́run jù wá lọ gbogbo wa ká papọ̀ kí ọlọ́run pé la ilaha illallah ká papọ̀ la ilaha illallah la ilaha illallah la ilaha illallah.

àfẹ̀wíwọlé sínú ọlọ́run ọlọ́run tó sọ́wọ́kú lórí ìmọ̀ ẹ̀sẹ̀ tiẹ̀ alhamdulillah alladhi hadana li hada wa ma kunna linahtadiya lawla an hadana Allah أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أعوذ بالله وسلام على عباده الذين اصطفوا bẹ ni pé amúsà méjì ní ń bẹ ń bẹ amúsà tó lè sì fọ́hámì pẹ̀lú orúkọ ọlọ́run tí jẹ́ àlọ́ọ̀hù alifu kan wọ́n wá dẹ̀rí rẹ̀ kodò fún kan wọ́n gbé kan lókè ọ̀kan rù kan nítorí káwọn bá sọ pé aláwù kẹrà rẹ̀ tọ́jú kẹrà sí ní aláwù torí pọ́ bẹ́ẹ̀ ni. قل الحمد لله قل الحمد لله وسلام على عباد الذين ارتقى الله خيرا أم لا أنشئكم الذين كفروا sọ pé ìyẹ̀ táàyè ọ̀nà méjì tẹ́ bá gbà pé àkìrá táàyè sọ pé ìyẹ̀ táàyè ọ̀nà méjì tẹ́ bá gbà pé bó ti rí náà lọ́wọ́ gbogbo ẹ̀ lọ́tọ́ nínú òfin tẹ̀júwìdì bẹ̀bá kókó alhamdulillahi wa salamun ala ibadihi alladhina asbahu alọ́ọ̀hù ọ̀dà bẹ́ẹ̀ kẹfẹ́ fákù rẹ̀ kẹtùlẹ̀ ọba tí wò yẹn ké níkẹrẹ àkejì aláwọ̀ kẹrẹ àmọ́ rẹ̀ lọ. alhamdulillahi wa bẹ̀rẹ̀ òun náà láì máa nìyí lọ́wọ́ ìlọ́gbọ̀n. يشركون قل الحمد لله وسلام على عباده الذين اصطفى الله خير عما يشركون أكبر تصبح فوا الحمد لله ọpọlọ dọ̀ọ́lọ́ náà adúpẹ́ ọ̀ adúpẹ́ ẹ̀sìn adúpẹ́ jíjẹ adúpẹ́ mímu adúpẹ́ mi adúpẹ́ páàrí nǹkan ṣe kọ́dà bọ́ fẹ́ bá àti ìrí gbogbo ẹ̀ ṣe bá ti fẹ́ à ń sáré rí nǹkan ṣe àfẹnusọ́ bá fẹ́ sáré sọ́lọ́ ọlọ́run tó wá pàṣẹ pé kúlé alákùnlé hálìn gbogbo hálà tó bá wà ọbọ̀ sí ni kọ̀bọ̀ sí ni láti máa pàlà mo dúpẹ́ ọ̀dọ̀ ọlọ́run láwọn kan ti mú nínú àṣírí tàhámídù làwọn kan mú láti rí wọn pé tó wọlé kú láyé ọpẹ́ lòun máa dá fọlọ́run ìpín tá a bá kó wọn fẹ́ sá sí alihamudulilayi ni máa sá ẹlẹ́rìí sì kì fáwọn ìlú mú dání ọgbà sí pé tí ọba ṣẹ̀ṣẹ̀ kò sí ní tọ́ dára dúró lọ́dọ̀ ọlọ́run kó o kún wọn sí sì kì fáwọn ìtọ́ tí a rí nọ́ọ̀sì tó sọ pé sẹ́kìtì ìlú rọ́bà kan ẹnna ó ká gàfàrà. يرسل السماء عليكم بدرارة ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا ما لكم لا ترجون لله وقارا يستعجلون لله وقارا وقد خلقكم أزواجا ẹlòmíì sa ẹlòmíì mú tààmídù ọ̀pẹ́ dídá bọ́ọ̀ bá ti jí láàárọ̀ sásọ̀kọ́ alhamdulilah bọ́ọ̀ bá tún dọ̀sán alhamdulilah bọ́ọ̀ bá tún dalẹ́ alhamdulilah bọ́ọ̀ bá rí jẹ alhamdulilah bọ́ọ̀ bá rí jẹ alhamdulilah bọ́ọ̀ bá sọ̀rọ̀ alhamdulilah bọ́ọ̀ bá sọ̀rọ̀ alhamdulilah bọ́ọ̀ bá bọ́ sí alhamdulilah ní ọ̀bọ́ sí alhamdulilah èyí wá bọ́ sí fún wa àbí ọ̀bọ́ sí jẹ̀mọ́ òní alhamdulilah à ń sọdún méjì lérí àdínì ẹlòmíín sọdún mẹ́wàá lérí ẹsẹ̀ ẹlòmíín sọdún àádọ́ta ọdún lérí òfò ẹlòmíín sọdún ọdún lérí àdánù kò lè ńlá ń dúró láàyè abáyín dúpẹ́ ẹ̀yìn tẹ́ gbé kíní ìkàlẹ̀ ọ̀sẹ̀lẹ̀ ó ní ìkẹ́ ọlọ́run ògbé wá ní márífà ọgbẹ́ wa ń tẹ́mí nínú kí wọ́n ń jẹ́ pé onírànràn kí ọlọ́wọ́ ọ̀fẹ́ra àwọn òun onírànràn àlàáfíà ọlọ́wọ́ wọ́n sàrẹ́ àmú àyèmáyé owó wọ́n sàrẹ́ àmú àyèmáyé ọmọ wọ́n sàrẹ́ àmú àyèmáyé àlàáfíà. gbogbo àwọn tó dúró pẹ̀lú yín lórí dáadáa pé kíkiri yìí ọmọ sí aláàfẹ́ ọlọ́run kọ́ máa bá gbogbo àwọn tó ràn yín lọ́wọ́ ìkẹ́ ọlọ́run kọ́ máa bá gbogbo àwọn tí ń kọ́ yín lápá orí àjẹjẹ tó ọlọ́run kọ́ máa bá gbogbo àwọn tí ń tì yín lẹ́yìn alá ìbáàrí ilẹ̀ ìrìnà sáfì àwọn tó ṣe dáadáa pẹ̀lú yín lórí kíkiri yìí má bàjẹ́ tí ń fi wọn pọ́dún méjì àṣe èyí mà jọjú o àmọ́ àmọ́ ọ̀hẹ́rùn ọlọ́run ló lè ju gbogbo tẹ̀sí wọn lọ òun ní ọ̀sán yẹn sàn án rí tó ju ìtẹ̀sí wọn lọ. àmọ́ ìṣòro kò ní àfẹ̀yí kí gbogbo ẹ̀yìn àgbàlagbà tẹ̀ wá ń kalẹ̀ nígbà tí wọ́n bá pe àwọn afá àpè wá gbọ́ wá sí tẹ̀ bá wá sẹ́ni pé nígbà tí wọ́n pe àwọn afá bíi ẹ̀mejì yóò sú àwọn náà. a fi bá ẹnjúpẹ́ ẹ̀yìn ọ̀dọ́ ní ti ń jẹ́jú ayé nígbà mo bí afá yìí pé kí ni mọ̀dù tẹ fún wa wọn láwọn ní yan mọ̀dù rẹ̀ lọ wọn á rí i pé ká sọ̀rọ̀ lórí ọjọ́ ayé ṣùgbọ́n màtá wa dé jòkó alukurani ni wọn bá mi sọ mí iná nígbà tí afá àti ń ká alukurani rẹ̀ kan alfa abdulrasheed ọgbà mi lẹ́rù púpọ̀ ó sì pa mí lẹ́kún nígbà tó wà sí kan lélẹ́yìí nígbà tí àwọn máa ń fẹ́ ń pè wá pé kò sí bá àtijọ́ ká mọ tó wọ́n jẹ́ ní sàn láti wòye òyìnbó náà ní gbẹ́ni tọ́lọ̀ bá ti nǹkan fún kó jòkó jẹ́ kọ́mọ ààrẹ kọ́mọ kò sí àrà tó ń bẹ lọ́dọ̀ ọlọ́run tí ó tún dá gbogbo tó wù kó lè jẹ́ nígbà tí òun dúró bá òun tí òun mọ́lùkọ́ láti lọ́wọ́ tí ń sin dára bó ti wúlẹ̀ láti wòye ọlọ́mọdé dá alágbà fún wa. kí ni ọlọ́wọ́ pèmí lọ bíi pé kàdá àlìkà kún ní kọ́bọ̀lù faman Allahu alaykum àti bí a ti wà tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà ní ìta àtàǹjọ́mọ kékeré tí wọ́n dáwọ́ tẹ̀ wá lérí tí wọ́n máa rán wa ní sẹ́rọ̀ alákàrà bẹ́ẹ̀ ń gbogbo wa yìí rí tẹ́lẹ̀ kọ́lọ́n tó pé a máa dàgbà ókè wọ́n á pè mí lọ bí pé kí ni kí n sọ nípa ìsáànù kí ni jọ́mọ ìyẹn àmúyẹ àpàyẹ rí mọ́ ìyẹn wọn láti rí àmọ́ ń dọ́lọ́ máa ní ọwá tòsí lọ́wọ́ lórí jẹ́ kí n fi so máa ń tí alukurani sáfà ké ní wípé bá lọ ọ̀nà súrọ́tù dáhárì ẹ bá ń lọ ọbẹ̀ àti sàwùsù lẹ́ẹ̀kan kátọ́tọ́ kan lè gbé àwọn olùgbé ẹ̀yìn ṣe ìta ọmọ ẹ̀jẹ̀ yìí hálà tá àdàlẹ́ ìsàlẹ̀ ẹ̀yìn náà nínú àdáhà làmúyàkùsẹ́ yẹn á mọ̀ أولما خلقنا الإنسان من نطفة أمزاج نبتلي إيه وجعلناه سميعا بصيرا إن عليناه سبيلا إما شاكرا وإما كفورا إنا كان لبجوا كفورا يفرغ الغائبات لا يبادر ونوات ذلك اليوم ولقاهم نذرة وسرورا وجزاهم بما جبروا جنة وحريرا متكئين فيها على الأرائك لا يرون فيها شمسا ولا زمهريرا ودانية عليهم ظلالها وظللت فتوحها تبليلا Bueno. كلها منصورا فإذا رأيتهم ولما رأيت ملكا كبيرا عاليهم ثياب سندس خضر واستبرقهم وحلوا أصابر من شدتهم وسكاهم ربهم سلاما wa báwo la ti wá kí la fẹ́ jẹ́ láyé kí la fẹ́ dà mo lá parí sí náà mo fẹ́ gbé lọ́bà mi lógìgì lérí ọ̀rọ̀ tá a bá ké fún wa náà Qur'an lọ́rọ̀ ń darí wọ́gbà al-insanu ọmọ èèyàn láyé pàtọ́wọ̀ wọn dá wa látara ìjẹ́ nǹkan kan ni kàlá àdáyé ìsáàni. ìwọ olówó tó wà ń bí lẹ́nu tó di àádọ́ta ọdún àbọ̀ ọdọmọ ọgọ́ta tó ń pẹ́ ààrẹ lágbà wọn bá sọ̀rọ̀ kan tàbí sọ̀rọ̀ ọmọ bínú pé ẹ ti ẹ̀ lè fi ń pọ̀ ẹ̀yin ọmọ kéékèèké ẹ̀ mà alágbà ni wọ́n bá wá ala ti wà nígbà kan tá àti ẹ̀ àmúyẹ́kù iṣẹ́ ẹ̀rùn àdékù rẹ̀. aláàdá ìlú mi rẹ̀. ọ̀bẹ máa di bàbá rẹ̀. àmúyẹ́kù iṣẹ́ wa dínú ìyá rẹ̀. ọ̀bẹ máa di bàbá rẹ̀. olóko olókì ọ̀làlàjẹ́ òní táàbì pè ọ́ làmúyẹ́kù iṣẹ́ àmàlẹ́kù rẹ̀ àmọ́ tàbí pè ń jẹ́ náà kò sí lọ́jẹ́. ọwọ́ adénú ìyá à ń pè ọ lóyún àìmọ̀ nǹkan lóyún ó gbé jáde agbọ́mọ jáde agbẹ́jẹ̀ jáde agbẹ́ranko jáde agbókúta jáde kò sí ní tí ò lè gbé jáde abátẹ́gùn jáde yẹn tán tó ka ọmọ lọ́wọ́ àwọn wá ń ṣe yẹ̀ǹgá sí ọlọ́run òun ṣe fáàrí sọ́lọ́run hara àtà alẹ́rẹ̀ ìṣẹ́ aníhìnnú mi nà dàrí àfá tó wá mọ́kéwú tí wọ́n ń pọ́nlé tó wá ń wú láwùjọ tó ń fẹ̀ láwùjọ olóògùn tí wọ́n ń pọ́nlé tó kò síbò ti jẹ́ ntọ́ bá ṣe ló ṣe ntọ́ bá ṣe kò ṣe ara àtà alẹ́rẹ̀ ìṣẹ́ aníhìnnú ṣé wọ́n ti wà bá bá ìdè wà rí ní pínpín kọ́ ọ lè dá nǹkan kan ṣe tó lè dá nǹkan kan jẹ gọ́fúnà ká dìbò fún tọ́wọ́ ilé tọ́wọ́ akọ pàkọ́ sẹ́yìn tó ní òsínbó wọn ò ti jẹ́ ọmọbìnrin ni wọ́n fẹ́ rí ìrẹsẹ̀lẹ̀ ní ìrẹsì aman àdúgbò tí wọ́n ń pè ọ̀tọ̀ ọ̀dáhùn mọ́ àtẹ́kọ̀ọ́ tóbi tí aman ń kọ́ inú mẹ́nà dàrí.

ọlọ́ni iná kọlẹ́kùnlẹ́lẹ́ ìfẹ́rẹ̀ ńlọ́ta fẹ́ dọ́mọ̀ ènìyàn iná kọlẹ́kùnlẹ́lẹ́ ìfẹ́rẹ̀ ní ìlú tí bá ti ń àmì ṣáájú ìlẹ́wùtẹ́ ni kọjá nínú àwùjọ mi ọ̀rọ̀ ọ̀bí Adá nínú tí bá ti ń àmì ṣáájú ìlẹ́wùtẹ́ ni nínú àwọn ọ̀bẹ̀rẹ̀ ní falsafa àwọn onímọ̀ ròyìn wọn a máa gbé nǹkan kalẹ̀ nítorí nǹkan tí wọ́n bá fẹ́ wádìí mímọ̀ wọn a máa wá àlẹ́ illatu wal ma'lulu a máa rí illatul fa'iliya illatul suriya illatul ga'iya illatul madiya mẹ́rin náà ni àkọ́kọ́ tí ń ṣe fa'iliya bá a bá mú mọ́kífóònù yìí dání a nìta lẹni tó ṣe é mọ́tífóònù yẹn kọ́ ló ṣera rẹ̀ bẹ́ẹ̀ ta ni fáìlù rẹ̀ ta lẹni tó ṣe ọ̀kan nìyẹn illatul fa'iliyya ẹ̀ẹ́kejì illatul madiyya irinṣẹ́ wo ni wọ́n fi ṣe é kí wọ́n fi kó ìjọ tí ń fi ń sọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì nìyẹn illatul suriyya báwo wọ́n ṣe gbé kalẹ̀ báwo ló ti rí gangan gan fọ́tò rẹ̀ báwo ni ẹlẹ́ẹ̀kẹta nìyẹn ẹlẹ́ẹ̀kẹ ní ọdún àwọn oníròyìn náà ni illatul ghariyya kí lọ́lọ́run kí ni ẹni tó ṣe rántí fóònù ìtorí ẹ̀ sí kí láǹfààní ẹ̀ kí ló rí ṣe kí ló torí ẹ̀ sí báwo ló ṣe ṣe tàlẹ́ ẹni tó ṣe é àmọ́ wá béèrè ká gbé gbogbo ìlà yìí sórí ọmọ ènìyàn láyé kí ni illatul fa'iliyya wa kálẹ́ni tó dá wa ọlọ́run kẹ illatul madiya wa kí wọ́n fi dá wa àtọ̀ ní ọwọ́ ìtìjú pé nínú ọ̀tẹ́fẹ́tẹ̀ àmùsáyàtì nàbùtàrí yìí kí n tán wá rọrọ́ nítorí ẹ̀ dá wa báwo ló ti dá wa ọ̀dá wa ká lé rí ká lọ́wọ́ méjì ká lẹ́sẹ̀ méjì ká máa ní káwọn yàtọ̀ fún ẹranko fọ́tò tiwa nù ní wa nù ní òun ló lóun dá wa dáadáa ju nǹkan míì lọ ọlọ́run dá ẹranko míì ó gbérí rẹ̀ sẹ́yìn ọlọ́run dá ẹranko míì ó gbójú rẹ̀ ságbárí láàrin agbárí ni ó ti máa ríran ọlọ́run ṣe ti wá fàáṣẹ́ náà ti wá ẹranko ọjà fọ́tò wa dáadáa ó gbójú wa síbi tọ́ yẹn ó fẹ́ fi wa síbi tọ́ yẹn ó fẹ́ mọ́ wa síbi tọ́ yẹn ó fẹ́ wa síbi tọ́ yẹn ọ wá gbogbo àwọn nǹkan tí ó mọ̀ sọ̀rọ̀. àti iṣẹ́ ọ̀rọ̀ sísọ kọ́ máa wà lórí kọ́ máa bẹ lókè ó fi gbọ́lá fún un yé ọ̀rọ̀ alẹ́bọ́yẹ́ pé gbogbo tá a máa jẹ tá a máa mú kọ́ máa bẹ nídà méjì ara ìdajì ara ni wọ́n máa bẹ tọ́jọ́ ti pé bàbá jẹ tán ibẹ̀ ni òun lọ ni ó ti máa lọ yọ àwọn apẹ̀ káàkiri ìjọba lòkè ọlọ́ọ̀bẹ̀ ìjọ lọ sàlẹ̀ ọlọ́ọ̀bẹ̀ ẹnìkan ọ̀kọ́ lọ́n tó fi ṣe bẹ́ẹ̀ ńlá tó sùúrí àwa yìí ni ọ̀dọ̀ ẹsẹ̀ méjì fún wa ká máa gbé e rìn bàbá wọn àríyàn àní máa gbé méjèèjì lẹ́ẹ̀kan náà bí ẹyẹ tí gbé lẹ́ẹ̀kan náà tẹyẹ igbe lẹ́ẹ̀kan náà ni yóò máa fò ọlọ́run kọ́ wa ká máa gbé ọ̀tún ọwọ́ ọba gbẹ́sẹ̀ ọ̀tún báyìí ọwọ́ gbẹ́sẹ̀ ọwọ́ ọwọ́ ọ̀tún ní ń bẹ́sẹ̀ òsì ṣiṣẹ́ ọwọ́ òsì ní ń bẹ́sẹ̀ ọ̀tún ṣiṣẹ́ ọwọ́ ló fúnra wa bẹ́ẹ̀ àwa ni a lè rí o ó ní a mọ̀ nú o ni nínú tí bá ti ní amúlẹ̀ yóò ní amúlẹ̀ yìí. Ọ̀sẹ̀ ìgbà ọ̀húnṣẹ́ ni wọ́n ń gbàgbé ìgbàdé àbílẹ̀ ọ̀húnṣẹ́ ni wọ́n ń gbàgbé akọ àtọ̀nàpọ̀ láwọn ọkùnrin àtobìnrin ìgbà tí wọ́n ń ṣe fàájì láàrin ara wọn tí wọ́n ń ṣeré kólekóle tí wọ́n ń ṣeré pálọ́ àtọ̀ tí ń jáde lára ọkùnrin ìbàdí ní tí ń wá àtọ̀ tí ń jáde lára obìnrin ìgbà ẹ̀rẹ̀ ní tí ń wá a ní kí omi nìkan máa sàn látara ọ̀rọ̀ méjèèjì ẹgbẹ́ ìyá àrùjọ ní ń bẹ́yìn sólíbì wà tààrà ibì ní ń bẹ́yìn sólíbì náà ń tọkùnrin wàtàrá ibi náà ń tóbìnrin tóbìnrin ọmọ sáré bọ̀ látòkè tọkùnrin náà yóò máa pàdé pọ̀ nísàlẹ̀ wọ́n yé jọ wá pàdé ara wọn àmùzájín àmàzájá rẹ̀ àpòwópọ̀ bàbá wa kò pọ̀ tán àgbà ilé yóò mẹ́rin tọ̀bí bá tẹ́rù ثم يكون علاقة مثل ذلك ثم يكون مددة مثل ذلك ogójì ọjọ́ kìíní àtọ̀ ogójì ọjọ́ kejì yóò máa jẹ́ ẹ̀jẹ̀ kíkí ogójì ọjọ́ kẹta lọ́wọ́ àti sí ẹran tó bá ti gbà bẹ́ẹ̀ ó ti lo oṣù mẹ́rin lẹ́yìn oṣù mẹ́rin ẹ̀mí ọmọ wa débẹ̀ àwọn agbófinra rẹ̀ bá ti fẹ́ ṣe dúdú ni yóò máa bẹ́ẹ̀ bẹ́ẹ̀ pupa ni yóò máa bẹ́ẹ̀ bẹ́ẹ̀ gúngàn ni yóò máa bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kúkúrú ni yóò máa bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bó ti wá jẹ́ àpàrẹ̀ síbẹ̀ àmọ̀ràn ajé nàmtẹ̀lì ọlọ́run láwọn adámọ̀ خبيرا أولا وتمنيو أدعو تابو سفو نبتلي لترى بلاو بلا يا بلا ابتلا يا ابتلي apádánwòtì akówalátì akófìdínàtì apẹ́ntí ọmọ lò tí òbí nílé ìsinmi làwọn akótọ́mọ ènìyàn fọ́jà alinahu fáàpù sàbàbíyà nítorí pé a fẹ́ dán wò láyé fáfù torí bá fẹ́ dàn o ẹ́ ọ̀dẹ̀ àìmáwù o a ní kọ́ máa gbọ́rọ̀ ṣé ní téèyàn ọba gbọ́ kò ní bà nínú jẹ́ ẹni tí ọ̀gbọ́rọ̀ jẹ́ẹ́jẹ́ rẹ̀ ní ọmọ ọlọ ògiri ọ̀gbọ́rọ̀ ènìyàn a ní ọmọ ọgbọ́n torí bá fẹ́ fún látàrí á bi léèrè pé báwo ló ṣe wò ó wa ọ̀bá tí wọlé yìí nì ṣẹlẹ̀ àwọn aláfún lójú tá a fẹ́ ní ọmọ ríran ẹni tí ò ríran yóò máa bínú ọmọ gbọ́dọ̀ ó ṣe tòun ní fúnfún yẹn ni ẹni tí ọ̀gbọ̀rọ̀ yóò máa bínú bẹ́ẹ̀ ló ń ṣàdéhùn rẹ̀ ní fúnfún yẹn ni kọjá àlè náà ó ṣẹlẹ̀ ní ìlà ọ̀gbọ̀n رطبة أمساك مبتليه وكان الماء tí wọn máa fi bàbá wa tọ́jú rẹ̀ dáadáa ká lọ sọ́dọ̀ àwọn ní àwọn dókítọ̀ bá a bá bímọ tọ́mọ bá wáyé ní tí ọkọ̀ kọ́ bẹ̀rẹ̀ iṣẹ́ nínú àwọn tí ń ṣiṣẹ́ lára aláàbò zàhìríyà àwọn irinṣẹ́ tòde tí ń ṣiṣẹ́ èyí tí ó kọ́kọ́ bẹ̀rẹ̀ ṣẹ́ lára ọmọ náà ni títọ́ nǹkan wo kọ́mọ̀ kó dùn àbókòrò náà ni alàvọ́tù àvọ́ọ̀kù kọ́mọ kọ́ ní vọ́ọ̀kù kó ní pàámù àti vọ́ọ̀kù káfíkàn lẹ́nu kọ́pọ̀ àlá òun náà kọ́kọ́ bẹ̀rẹ̀ ṣẹ́ lára ọmọ lẹ́yìn yìí kẹwò tẹ̀síìbù bọ́lá ti tò ó ọjà anáwó sẹ̀mí á ń etí ní ọ̀tún bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ bọ́ ọlọ́wọ́ kò ní rí àwọn ẹ̀rọ bá pàtẹ́ wáyé yọ ta giri yọ mà pé nǹkan kan ń dún etí ní kọ́kọ́ bẹ̀rẹ̀ ẹsẹ̀ láàrin ọjọ́ díẹ̀ fàjà anáwó sẹ̀mí á ń bọ̀ sí rá ẹ̀yìn náà ní ọwọ́ akẹ́rí ran yọ kọ́kọ́ bẹ̀rẹ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ tẹ bẹ́ẹ̀ bá fọ́ báyìí yọ́ máa fojú tẹ̀lé bẹ́ẹ̀ bá ti báyìí yọ́ máa fi tẹ̀lé kò ní lè sọ̀rọ̀ wọ́n bá padà wá yá àwọn ọkùnrin làákàyè làákàyè ló tún wá tẹ̀lé yọ́ máa mọ̀ pé kinní kan dún ọyẹ kì í kígbe tó dún yọ ọ̀dà yọ́ máa mọ̀ pé kinní kan dún ọ̀dà yọ wá rẹ́rìn látara làákàyè yọ bẹ̀rẹ̀ ẹsẹ̀ ń bẹ̀ àpò ìdẹ́fẹ́ nù ọ̀nì. ọ̀dà iná ọ̀sẹ̀ ní àǹbàṣí àìná adé iná ọ̀sẹ̀ bíi là. سبيلا إما شاكرا وإما كفورا إنا etí ẹ̀ àwọn alára mọ́ látara ojú ẹ̀ àwọn alára mọ́ látara ẹnu ẹ̀ ẹnìkan ò ní kọ́ mọ́ bí ó ti máa gbọ́rọ̀ ẹnìkan ò ní kọ́ mọ́ bí ó ti máa jẹun abẹ́yìn lẹ́dẹ̀ẹ́dẹ̀ kọ́ pé ọmọ jẹun òun yẹn mọ fẹnu wọ ọyàn yẹn káàkiri báyìí tọ́ba yìí ti tẹ̀ lẹ́nu ọmọ bá ti fà ìyá rẹ̀ lọ́kọ̀ pé ọmọ fà á mu. àwa ni àdéhùn ọ̀sẹ̀bíyà àwa la kọ́ bí ó ti máa fà á mu yẹ mùsùlùmí máa sa yọ máa fà á mu àáfà ni àágbé e nìyí tí wọ́n kọ́. àwa la wá kọ́ bí ó ti máa gbọ́rọ̀ nígbà ntọ́ fún mi lẹ́ẹ̀kan kò tẹ́mi lọ́rùn ọba mi nínú jẹ́ ká ń kọ́ yí yìí bọ́ bá bá yí wọn bá ìyẹn nínú jẹ́ nìyí èyí tó sọ fún ilé ẹ̀kan náà mi dùn sí inú ọkàn dùn látọ̀hún náà wá ni nítorí pé alápọ̀nà máa pé kọ́ máa dùn èyí tí ó máa dùn kọ́ máa dùn èyí tí ó máa korò kọ́ máa korò èyí tí ó máa jẹ̀bínú kọ́ máa jẹ̀bínú alápọ̀nà máa pé ó máa sunkún alápọ̀nà máa pé ó máa rẹ́rìn alápọ̀nà máa pé ó máa bínú alápọ̀nà máa pé ó máa yọnu títí àkàn ọkọ ìyá rẹ̀ ọkọ bàbá rẹ̀ ọkọ alápọ̀nà máa bẹ̀rẹ̀ sàbílà ẹ̀rí pé sàbílà ni máa rí fà ni.